Ní ilẹ̀ Nàìjíríà, àpátímẹ́ǹtì ni àwọn Yorùbá máa ń pè ní fúláàtì. Tí àwọn ènìyàn kò bá tíì ṣetán láti kọ́ ilé, wọ́n máa ń rẹ́ǹtì àpátímẹ́ǹtì láti gbé. Àwọn alákọ̀wé ni wọ́n sábà máa ń gbé fúláàtì. Àbúrò màmá mi jẹ́ agbẹjọ́rò ní ìlú Ìbàdàn, wọ́n sì rẹ́ǹtì fúláàtì kan sí Bódìjà tuntun. Orúkọ wọn ni Lọ́ya Adébímpé fúláàtì wọn tóbi gan-an ni ó ní pálọ̀ ńlá méjì àti yàrá ibùsùn mẹ́rin yàrá tí ó tóbi jù ni yàrá àbúrò màmá mi àti ìyàwó wọn yàrá yìí ní balùwẹ̀ àti ilé ìyàgbẹ́ tirẹ̀ lọ́tọ̀ balùwẹ̀ àti ilé ìyàgbẹ́ kan tó kù wà fún àwọn ọmọ àti àwọn àlejò ènìyàn kò lè ṣàdédé wọ fúláàtì àbúrò màmá mi láì ṣe pé ó jẹ́ ẹni mímọ̀. ìdí nìyí tí ó fi jẹ́ pé ìta gbangba ni wọ́n ti máa ń gbàlejò. tí ó bá ṣe ènìyàn mímọ̀ ni ó wá kí àwọn ìdílé àbúrò màmá mi. pálọ̀ tí ó wà níwájú ni wọ́n máa jókòó sí láti bá wọn sọ̀rọ̀ àti ṣeré. ṣùgbọ́n tí ó bá ṣe àlejò pàtàkì ni pálọ̀ ńlá kejì ni wọ́n máa ti gbà wọ́n lálejò pálọ̀ ńlá yìí tóbi bíi ààfin ọba wọ́n sì tún ṣe é lọ́ọ̀ṣọ́ lóríṣiríṣi pẹ̀lú àwọn ohun mèremère bíi góòlù kódà kò yàtọ̀ sí ààfin ìdí nìyí tí ó fi jẹ́ pé àwọn àlejò pàtàkì nìkan ni wọ́n máa ń gbà láàyè láti jókòó níbẹ̀ ọmọ méjì péré ni àbúrò màmá mi bí Adébọ́lá àti Adébóyè. Ọkùnrin àti obìnrin ni wọ́n. Adébọ́lá ń lo yàrá kan. Adébóyè náà sì ní yàrá tirẹ̀. Yàrá kan tó kù ni yàrá àlejò. Fúláàtì àbúrò màmá mi tóbi gan-an ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń sọ pé ó wu àwọn. Ìta gbangba wọn tẹ́jú, ó sì láàyè tó pọ̀. Ohun tó wù mí jùlọ nípa Fúlà àti àbúrò màmá mi ni pé wọ́n fi ọgbà yíká tó fi jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n ń lọ níta kò lè rí ohun tí ó ń lọ nínú Fúlà àti àbúrò màmá mi.